إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها ألا إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله تعالى وأقيموا حدود الله واجتنبوا محارم الله وأقيموا أركان دين دينكم العظيم فإن للإسلام أركان وبه وعليها تقوم الإسلام فمن هذه الأركان الذي قد عرفتموه يا رعاكم الله حج بيت الله الحرام عباد الله كفاك يا مسلم فضلا وكفاك أجرا أنك تؤدي ركنا من أركان دينك وتقيم ركنا من أركان ما فرض الله تعالى عليك ومع ذلك يا رعاكم الله فللحج فضائل عظيمة ومناقب فاضلة وأجور عظيمة يا رعاكم الله فمنها الحج من أفضل الأعمال وأجل القربات عند الله تعالى ولقد جاء في حديث أبي هريرة رضي الله عنه أنه سئل رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل قال إيمان بالله ورسوله قيل ثم ماذا قال الجهاد في سبيل الله قيل ثم ماذا قال حج مبرور رواه البخاري ومسلم ومن فضائل الجهاد ومن فضائل الحج يا رعاكم الله أن الحج يعدل الجهاد في سبيل الله وقد جاء عن عائشة رضي الله عنها أم المؤمنين أنها قالت يا رسول الله نرى الجهاد أفضل الأعمال أفلا نجاهد قال لا لكن أفضل الجهاد حج مبرور عباد الله فدين الله منضبط وأوامر الله ونواهيه لها شروط وأحكام فمن شروط الحج يا رعاكم الله الإسلام فالإسلام إنما يجب على المسلم وإنما يقبل من المسلم فيا عبد الله انظر إلى إسلامك وانظر إلى إيمانك أأنت مؤمنا حقا وأنت مجتنبا عن نواقض الإسلام حقا عباد الله ومن شروط الحج كذلك العقل ينبغي أن يكون من أراد الحج عاقلا ومن شروط الحج يا رعاكم الله البلوغ ومن شروطها الحرية ومن شروطها الاستطاعة ومن الشروط الزائدة على المرأة وجود محرم فيا رعاكم الله ينبغي علينا أن نجتهد في تحقيق هذا الواجب والدعاء إلى الله أن ييسره ويسهله ويأتي به dájúdájú gbogbo ọpẹ́ tọ́lọ́ ọba nìkan ṣoṣo ni ẹ̀yìn ọlọ́ àwa àforíjì rẹ̀ àwa àbọ̀ ọlọ́run ọba níbi aburú ẹ̀mí wa àti aburú àwọn sẹ́wa ẹni tí ọlọ́run ọba subhanahu wa ta'ala bá tọ́ sọ́nà kò sẹ́ni kankan tí ó sì rẹ̀ níbẹ̀ lọ́nà ẹni tí ọlọ́run ọba subhanahu wa ta'ala bá sì sí lọ́nà kò sẹ́ni kankan tí ó tọ́ sọ́nà ibadallah mo

nínú àwọn nǹkan tó wá ga jùlọ tí yàn fi jọ́sìn fún Ọlọ́run Ọba òun ni àwọn orígun ẹ̀sìn Islam o àwọn orígun márùn-ún táwa náà mẹ́ tí kò pamọ́ sẹ́nì kọ̀ọ̀kan wa yálà ibadallah lásìkò tá ń gbé nínú rẹ̀ o lè pamọ́ sí mùsùlùmí mi tó tọ́ sí ìjọsìn àyàfẹ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nìkan ṣoṣo ẹ wo gbólóhùn náà a sọ pé ká jẹ́rìí sí pé kò sọ́bà kankan àyàfẹ́ Ọlọ́run Ọba ara kìí sì túnmà rẹ̀ níyẹ́ ká jẹ́rìí pé kò sí kẹ́kẹ́ tó tọ́ sí ìjọsìn àyàfẹ́ Ọlọ́run Ọba subhanahu wa nínú àwọn orígun ẹ̀sìn Islam tó bọ́ sásìkò yìí tó ṣe pé èyàn ti lè máa palẹ̀ mọ́ fún lásìkò yìí àbí síwájú àsìkò yìí tẹ́yìn ó wá ti máa gbìyànjú láti lọ máa àfihànilẹ̀ fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wúnà ní hajji nínú àwọn ìjọsìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó rẹwà gani Ọlọ́run Ọba subhanahu wa ta'ala gbé súnnà yìí kalẹ̀ annabi wa baban láwá àgbà annabi ibrahim alayhi salam ibadallah ọlọ́lá ńlá ni ó nígbé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó sì orí ńlá yìí fún wa musulmi ọlá àwọn ọlá orísìírísìí tó wọ́n bẹ fún hajj tí annabi sallallahu alayhi wasallam ti dákọ wọn tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ti dákọ wọn tí ó rìnlẹ̀ ẹlòmí ń kó ọjà láti jọ yìí fíra kẹ̀kẹ́ ra mọ́tò ní o fíra gbárawo ní o gbogbo bí ó ṣe kówó jọ fún hajji kò káwọn ibárallah mélòó mélòó èyàn tó ṣe pé in tó fẹ́ fi kọ́lé ó fi jọ́sìn fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala Ọlọ́run Ọba sì fún ní ilé àti nǹkan tó jù bẹ́ẹ̀ lọ ibárallah ọ̀rọ̀ yìí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ẹ jẹ́ ká kàkún wa man yu'azzim fa innaha min taqwa al-qulub nínú àwọn ọlá tí ń bẹ fún hajji ibadallah òun náà ni pé wọ́n bi annabi sallallahu alaihi wasallam ni pé iṣẹ́ wo ló fi ń lọ́lá jùlọ annabi dáhùn ni pé àkíyàn gbàgbọ́ nú Ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ ní aláwọ̀kọ́nù ìpìlẹ̀nú ibadallah tí ó bá ti sí ìgbàgbọ́ nú Ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ wallahi kò sí kankan èyàn bá ṣe hajji ẹgbẹ̀rún ẹlòmí tún lọ hajji yóò tún so márùn ni ìbáwọn náà ma rí níbi tí tawhidi ti nílẹ̀ nílé Ọlọ́run wa subhanahu wa ta'ala gbogbo rú àwọn nǹkan bẹ́ẹ̀ wọ́n gbà lọ́wọ́ wa tí mú wá gbogbo tó ń so márùn ìmọ́ so márùn má ní tàà ń sọ báwọn èèyàn lénú tó bá dán hajj òun náà ni ní pé annabi sallallahu alaihi wasallam annabi lẹ́yìn ìgbà tí wọ́n bí annabi pé a ah, iṣẹ́ olótúfin lọ́lá jùlọ anábi ní kí ẹ máa jagun sójú ọ̀nà Ọlọ́run Ọba wọ́n tún bí anábi pé iṣẹ́ olótúfin lọ́lá jùlọ anábi ní hajjun maburur hajj tó sọpín yẹn sí dáadáa gbólóhùn maburur yẹn ibadallah gbólóhùn tí yẹn gbọ́dọ̀ make sure pé yẹn actualize yẹn níbi hajj tí yẹn bá fẹ́ ṣe bákan náà ìwọ tó ń gbèrò láti ṣe hajj àbí ìwọ tó ń bẹ̀rọ ọba subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá sì máa gbọ́ àdúwà o nínú àwọn láti ń bẹ fún hajj òun náà ni wípé tí a bá ṣe hajj tó dá maburur tó ṣe pé kò sí fala rafatha wala fusuqa wala jidal kò sí rọ́fàsí ń àwọn ọ̀rọ̀ burúkú àwọn ọ̀rọ̀ gbalagbala kò sí fùsúkún bẹ́ ìbádọ́lá àwọn àsìkò yìí ẹlòmí ó ti lọ àwọn ṣe hajji ò wá ní ti bẹ̀rẹ̀ gbogbo bá sí ma ṣe lé ní òyìn máa ṣe kò tí ẹni bàbára pé òun ń ṣe hajji nítorí Ọlọ́run bá subhanahu wa ta'ala ni àwọn ọ̀rọ̀ fàṣá ní hajji àwọn yóò ma dé àwọn nǹkan hajjun mabrur wàlá rọ́fàfà wàlá fùsúk kò gbọ́dọ̀ sí wà fískún mẹ́ àwọn àwà pòkí àwọn àwà dọ̀tí àwọn àwà jagbajagba táwọn yà ń dẹ́wọ́ ìbádàlá àwọn ìjàmbá àdéhùn ẹlòmí ó sáyìn fọ́nù pé bóhun ṣe rí ní nǹkan báyìí báyìí lóhun ìsìn ń parọ́ fáwọn èèyàn yìí wàlá èyí tá ma ń máwọn èèyàn wá fún gan ibadallah tá ma sí fi ń bà wá ló kọjẹ́ ibadallah ma bára ẹni pò ma gbára ẹni kúkù níwájú Kaaba so látara pé kí ni a èmi ní dìmókúta èmi kọ́ ní dìmókúta èmi ní súnmọ́ Kaaba jù èmi kọ́ ní súnmọ́ jù so téèyàn bá ti rí pé téèyàn bá ti kó sínú kan nínú àwọn kan yìí ìjẹ́ hajjiyàn kó jẹ́ mọ́ burúurú ní ti yíyà díẹ̀díẹ̀ ibadallah anábi ní al'umratu ila al'umrati umra ka sí kejì kafaratun lima baynahuma ima ń fọ nǹkan tó bá wà láàrin méjèèjì ima ń parẹ́ ni anábi ní walhajjul maburur hajjù tí yàn sí tó dá laysa lahu jaza'un illa aljanna kò sẹ́sẹ̀ kankan fún àyàfà aljanna ọlọ́wọ́ nínú àwọn ọlá tí ń bẹ fún hajji ibára Allah òun náà ni wípé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ma fi hajji pa ìsẹ̀yìn rẹ̀ nínú àwọn okùnfà tọ́lọ̀ọ̀bá ma fi ń foríjì yàwó ní hajji o anábi ni man hajja ẹni bá ṣe hajji falam yarfuth rafath tawilẹ̀ kaná ẹniyàn ibadallah kò wí àwọn ọ̀rọ̀ burúkú ní hajji torí pé ní hajji ibadallah ẹni tó fi ń gajù lẹ́sàn lẹni tí ń rántí illallah àwọn takbirat allahu akbar àwọn tasbihat subhanallah àwọn nǹkan tí yíò fi máa rántí ọlọ́wọ́ bá nìyẹn àwọn nǹkan tí yíò fi galẹ́sẹ̀ nìyẹn so al'alamatu sa'idi sọ pé fa inna fa inna afdal al-hujjaj aktharuhum lillahi dhikran bákaná ibadallah nínú àwọn alátin bẹ fún hajj òun náà ni wípé hajj òun náà dà gẹ́gẹ́ bí ìbà pé yẹn jagun sójú ọ̀nà ọlọ́wọ́ bá ni gbogbo aná la máa ń ká ń pa ogun bádàrí ogun hudu gbogbo ẹ̀mọ́ra wọn pé àà mùsùlùmí nínú ọmọ aráka pé àà kí yà tí ẹ̀ lè jagun sójú ọ̀nà Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ogun kan yóò bó wà lè yíó ṣe wá jà tí yíó wá jà dáa bó lè yíó ṣe ṣe bí yíó ṣe ṣe tí yíó fi gbẹ̀san lọ́dọ̀ Ọlọ́hun Ọba bó lè yíó ṣe ṣe tọ́lọ́wọ́ Ọba subhanahu wa ta'ala fi yọ́nú sí ibadallah yẹlawa Aisha obi annabi sallallahu alaihi wasallam pé a ẹ̀yin ọkùnrin ẹ̀yin lọ ma ń ja jihadi a sì ma ń kà nínú Qur'an ní pé jihadi yìí ló fẹ́ lọ́lẹ́jù a ma ń kiri ìkà nínú Qur'an sáà obìnrin náà sáà ní jagun ni ẹ wò ẹ wò ẹ wò ojú kòkòrò àwọn èèyàn láti rí àánú Ọlọ́run subhanahu wa ta'ala láti jọ́sìn fún Ọlọ́run subhanahu wa ta'ala

bákaná ibadallah nínú àwọn orí nínú àwọn ọlá nínú àwọn orísìírísìí ẹ̀san tí ń bẹ fún hajj o ní pé èyàn fi súnnà nabi ibrahim èyàn fi ń rí rẹ̀ alábìnrin wa tabi' millata ibrahim hanifa tẹ̀lé ojú ọ̀nà nabi ibrahim tó mú Ọlọ́run bá lẹ́yọ̀ kan ṣoṣo ọlọ́wọ́ bá ní ma ń ṣe nǹkan rọrùn ibadallah kìí ṣe mímọ̀ ṣe ẹrú mélòmélò èyàn tó sì pé gbogbo ọrọ̀ ayé yìí ń bẹ lọ́dọ̀ rẹ̀ kò sí ní rí iṣẹ́ ibadallah nítorí náà èyàn ó tẹpẹlẹ mẹ́ ìmọ̀ bẹ lọ́wọ́ bá subhanahu wa ta'ala fala sahla illa الحمد لله أولا وآخرا وأشكره باطنا وظاهرا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا عباد الله once we know the virtues of Hajj and we desire to go for it then ibad Allah, it is necessary that we know that what are the conditions for Hajj. What are the conditions that make Hajj compulsory on a person? And what are the conditions that make Hajj authentic when a person does it? Ibad Allah, from those conditions is that Islam. As basic as this may be, Ibad Allah, many Muslims, many Muslims, their Islam the foundation, the basic. What is the criteria for accepting all other actions is questionable with many Muslims today, ibadallah. Ibadallah, ya abdallah. Check yourself, check your Islam, check your Iman. Are you from those that do things that threatens your Islam, that nullifies your Islam, about Allah, once there is no Islam, whatever a person may do of actions, Allah, it is useless. Allah subhanahu wa ta'ala says, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا Allah subhanahu wa ta'ala says that, and we are going to present everything they have done of actions, and we are going to render them into nothing. About Allah, from the conditions of Hajj, from the conditions that necessitate Hajj, is that it should come from someone sensible. Al Aqlu. This is one of the conditions of every ibadah that we do. Someone who is, who is incapacitated due to one mental illness or, no, or, or the other. And we ask Allah subhanahu wa ta'ala to save us. How many are those type of illnesses in our time? But because of the wealth that is with him or with his parents, They believe, let us take him. Let him just witness it. Ibad Allah, one of the conditions of Hajj is al-aql. And also from the conditions of Hajj, Ibad Allah, that make it necessary, that, makes it, that, make it, that makes it compulsory, is al-bulugh, maturity in Islam. The person that Hajj will be compulsory on is someone that is mature. But what if a child does it? If a child does it, then he has the reward. and his parent has reward. Then ibadallah also from the conditions of Hajj is capability. And this is one of the most important conditions that has to do with Hajj. You have the financial capability. Are you financially capable? Because of Hajj, because you want to do Hajj, a pillar from the pillars of Islam. Allah subhanahu wa ta'ala has not commanded you to rob people. Allah subhanahu wa ta'ala has not said because you want to do Hajj, you dupe people and you turn people into kuffar and you deceive them no Allah. if you are not financially capable and you do what is in your capability Allah subhanahu wa ta'ala will give you the reward of the, of the one who does it and also the physical capability Allah. are you physically capable for hajj because the ibadat that you engage in needs that you, all of your all of your limbs all of your limbs are healthy they are okay they are all right About allah so about allah these are the conditions of hajj and it is only what allah subhanahu wa ta'ala makes easy that allah that, that will be easy from the conditions that is added for a woman is that she goes with her mahram a woman should not travel except with her mahram a woman should never travel what is considered travel except with a mahram ibad same thing with hajj but this condition is forsaken today people want to please Allah by forsaking the conditions of Allah it's it's an irony about Allah but that is the world we live in today it's just like someone someone want to please you but that person will go against your condition So are you going to be pleased about Allah? So many of those who seek to, to please Allah subhanahu wa ta'ala, we should seek to please Allah subhanahu wa ta'ala with what Allah loves and which the conditions that He has, has uh, slated down for us. ask Allah subhanahu wa ta'ala to make us from those who will be able to perform this pillar from the pillars of Islam. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها مولاها اللهم يسر لنا الحج والعمرة يا رب العالمين اللهم اجعلنا ممن يقيم هذا الفرائض لك يا رب العالمين اللهم وفقنا لما تحب وترضى اللهم أعن ولاة أمورنا اللهم اغفر لهم يا الله اللهم اجزهم خير الجزاء اللهم يا رب العالمين انصر الإسلام والمسلمين يا رب العالمين اللهم ارزقنا يا الله اللهم ارزقنا يا الله اللهم لا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد